إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أدوك الله سبحانه وتعالى إبتا دنين ترى شرح وعقيدة الرازيين هنا نبلون أوال إمامان الجليلان أبو حاتم أتي أبو زرعة تمسقي وأن الرافضة rọ́fàdùl islam àwọn rọ́fìdọ̀ tẹ́ rí ẹ̀ o àwọn èyàn ti ṣe kíni wọ́n ti reject islam torí pé ìsúnmọ̀ rọ́fìdọ̀ o ni àwọn tí wọ́n ṣe reject nǹkan rọ́fàdọ̀ kíyàn reject nǹkan kíyàn dá nǹkan nù so wà anna rọ́fìdọ̀ ta ipé ẹ̀lọ mọ̀ pé àwọn rọ́fìdọ̀ rọ́fàdùl islam wọ́n ti reject islam o sheikh ubaid rahimahullahu ta'ala wọ́n sọ pé arwafida wọ́n láwọn tán tán pè ní rafida hum firqatun ghula àwọn ọjọ́ tí wọ́n kọjá àlà ni so àwọn ọjọ́ tí wọ́n kọjá àlà ni hum firqatu ghulatun min ash-shi'a nínú àwọn tí wọ́n pèrà wọn ní a ìjọ aliyu ni radiyallahu anhu táwọn tún jẹ́ kí táwọn tún jẹ́ ìjọ tó tún kọjá àlà nínú àwọn tí wọ́n ń pèrà wọn ní ṣíyà wa hadha al-laqab wọ́n ni ó kọ̀ yí ma'khudhun min sani'i ta'ifatin min ash-shi'a ó kọ̀ tí wọ́n lò fáwọn Rāfidah yìí wọ́n mú nínú ṣe sí kan tí ìjọ kan nínú àwọn ṣíyà tí wọ́n ibn ali ibn al-hussein wọ́n ní faqalu lahu wọ́n wá sọ fún pé tabarra'a min abi bakrin wa umar ìrẹ zaid zaid ibn ali ibn al-hussein yìí ó jẹ́ kíni ó jẹ́ ọmọ ọmọ ọmọ lẹ́yìn fún annabi sallallahu alaihi wasallam torí pé nasabura ni zaid ibn ali ibn al-hussein ibn na'aya eh, ibn ali ibn abi talib so ó jẹ́ ó wá láti al-hussein so wọ́n sọ fún pé àwọn ṣíà tán wà pẹ̀lú rẹ̀ wọ́n wà nínú ọmọ ogun rẹ̀ wọ́n sọ fún pé tabarro amin abubakirin wa umar bọ́pá bọ́sẹ̀ kú lára abubakir àti umar kọ́ọ̀lá wọ́n zaidi wá sọ fún wọn pé wa kaifa atabarro min wazirai jaddi bó ní ṣe bọ́pá bọ́sẹ̀ kó ní ara àwọn tí wọ́n ṣe pé àwọn méjì ní mínísítà mínísítà méjì fún bàbá bàbá mi ta ló rí fásí annabi sallallahu alaihi wasallam ya'ni muhammadan wani faqalu idan narfuduk tó bá jẹ́ bẹ́ẹ̀ tọ́ àwa ti dáwọnú àti reject rẹ̀ wani fasummu hina idin arrafida ìgbà yẹn na wá sí kí ni na ń pè wani rafida wani ويسمون أيضا الشيعة الإمامية wọ́n ni wọ́n tún pè wọ́n ní àṣíyà al'imamiyya so àwọn 12ers wa yusammuna alithna ashariya wọ́n tún pè wọ́n ní kíni wọ́n pè wọ́n ní 12ers so wọ́n pè wọ́n ní 12ers wọ́n pè wọ́n ní ṣíyà wọ́n pè wọ́n ní rọ́fídọ́ wọ́n pè wọ́n ní imamiyya wọ́n pè wọ́n ní ithna ashariya àwọn kanáà wọ́n ni fásiyàn ọ̀yẹ́ wọ́n ni lè annala a'immata indahum ìdí tá fi ń pè wọ́n ní 12 verse so èyàn lè lọ kan wikipedia ń gbà mí this is what the imamite and the 12 verse are saying so ọ mọ̀ pé ìwọ náà ti lọ wo tí ó yẹ kó wọnú ti sọ wikipedia dáfá wọ́n ni lè annala a'immata indahum torí min alil bait nínú àwọn ará alé annabi sallallahu alaihi wasallam so àwọn ará alé annabi sallallahu alaihi wasallam àwọn àrọmọdọ́mọ hussein so wọ́n mú àwọn 12 nú wọn pé àwọn kíni àwọn eléyìí ni àwọn imam so wọ́n sì fi gbogbo àwọn òròyìn Ọlọ́run Ọba wọ́n sì kíni wọ́n fi rinlẹ̀ fún wọn wọ́n ni wa yadda'una fihimul isma wọ́n sì sọ pé àwọn 12 wọ́n ni wọn ò lè ṣàṣìṣe wọ́n wà infallible wọ́n ni wà rọ́fídọ̀tù kuffarun murtaddun àwọn rọ́fídọ̀ tẹ́ rí kèfèrí ni wọ́n o àwọn ilé ìwọ̀n ti gíní wọ́n ti dágbére fẹ́sìn lọ́jọ́ tó ti pẹ́ wa mimma yujibu riddatahum wa ikhrajahum min firaqil muslimin in tí ó bùkátà àti ìyọ́wọ́n nínú ìjọ musulmi annahum ghalaw fi alil bait wọ́n kọjá àlà nípa àwọn alil bait àwọn ará ilé annabi sallallahu alaihi wasallam àwọn àrọmọdọ́mọ annabi ali so fatima hassan hussein wọ́n kọjá àlà gan wuluwan ní ìkọjá àlà tó débi pé yasilu bihim ila ta'lihihim ó dé level pé wọ́n sọ wọ́n di Ọlọ́run ọba bẹ́ẹ̀ni wa ta'abbudu lahum bima la yaliqu illa billah àti kí yẹn máa jọ́sìn fún àwọn ará alẹ́ annabi sallallahu alaihi wasallam àti àwọn àrọmọdọ́mọ hussein pẹ̀lú kíni pẹ̀lú kí yẹn máa jọ́sìn fún wọn pẹ̀lú nǹkan tó yẹ pé kò tọ́ sẹ́nì kankan àyàfi Ọlọ́run Ọba wa kaffaru ashaba annabi sallallahu alaihi wasallam wọ́n sì pé àwọn so wọ́n pé a àwọn sàábí annabi sallallahu alaihi wasallam wọ́n pè wọ́n ní kéfèrè wọ́n ní faminhum man yaqul in bẹ̀ẹ́nu àwọn rọ́fídọ̀ tí wọ́n sọ pé kíni as-sahabatu kulluhum kuffar in bẹ̀ẹ́nu àwọn rọ́fídọ̀ tí wọ́n sọ pé sọ̀hábà gbogbo wọn kéfèrè ni wọ́n illa thalatha àyàfi mẹ́ta wọ́n ní hadha fi riwaya nínú kíni nínú a ah, riwaya kan lélẹ̀ wà fi riwáyàtì nínú riwáyà mi lọ́dà wọn rọ́fídọ̀ illa sábàá ní pé gbogbo àwọn sọ̀hábà kèfèrí níwọ̀n àyàfi kíni àyàfi méje wà fi riwáyàtì ukhra nínú riwáyà mi so illa ashara ní pé gbogbo àwọn sọ̀hábà kèfèrí níwọ̀n àyàfi kíni àyàfi mẹ́wàá wọ́n ni wà minhum man yaqul ìsìn bẹnu wọn tí wọ́n sọ pé kánú mu'minin àwọn sọ̀hábà mu'minin ni wọ́n tẹ́lẹ̀ o wọ́n ni thumma irtaddu lẹ́yìn náà àwọn sọ̀hábà wá fi islam lẹ̀ wọ́n ni wa minhum man yaqul isin bẹnu wọn tó sọ pé inna ammatahum ní pé àwọn èyí tó pọ̀jù náà sọ̀hábà o pòkí ìgbà ni wọn wọ́n ni wa hadha wọ́n ni sẹ́rí gbogbo àwọn èyí tí wọ́n sọ yìí ìṣẹ́kẹfẹ́ rí ni o wa khurujuna an dinillah àti ìfi ẹ̀sìn Ọlọ́run balẹ̀ wa ridda àti ìdágbére fún islam wọ́n ní bal naqala sheikhul islam ibn taymiyyah rahimahullah kódà ibn taymiyyah rahimahullah ta'ala gbà wá pé al-ijma'a ní pé ijma'a wà ìpanupọ̀ ó wà kèèsè lórí àwọn rọ́fídọ̀ náà sọ ẹmọgbọ́ ala kufri man shakka fi kufrihi ní pé ẹni tó bá fi ṣe yè méjì lórí ẹni tó nírò èrò báyìí nípa àwọn sọ̀hábà ìjìmá wà lórí pé ìwọ tó bá fi ṣe yè méjì nípa àwọn rọ́fídọ̀ ìwọ náà tún di kèfèrí kèsí àwọn rọ́fídọ̀ náà tún sọ o so nígbà tán bá sọ pé ìjìmá Ibn Taymiyyah sọ pé ìjìmá wà pé ẹni tó bá ṣaka ẹni tó bá ṣe yè méjì láti ṣe kíni láti declare àwọn rọ́fídọ̀ ní kèfèrí òun náà ṣe kíni òun náà sì di kèfèrí kódà kèése ọ̀rọ̀ Ibn Taymiyyah ẹyọ kan kèése gíní kèése méjì ló wà lórí eléyìí so kèése ẹyọ kan kèése méjì eléyìí a ó ti síwájú nínú sílsílà tàà sí tí a tàà ti rí parí kọlọ̀bà kó yà sárọ̀ rẹ̀ nípa àwọn ètè àwọn mùnáfìkí láti sẹ́kínlẹ̀ láti wó Islam so a bẹ̀rẹ̀ pẹ̀lú ìsàlàyé àwọn Rāfidah so ìsàlàyé àwọn Rāfidah so eléyìí àti kọ́ ọ̀rọ̀ Ibn Taymiyyah rahimahullahu ta'ala wa bẹ̀ bámú nípa ìjẹ́kèfèrí wọn àti ìjẹ́kèfèrí ẹni tí ó bá pè wọ́n kèfèrí so wọ́n ni a balna qala sheikhul islam ibn taimiyya kódà ibn taimiyya rahimahullahu ta'ala gbawa o ní pé al-ijma' ìpanupọ̀ ala kufri man shakka fi kufrihi nípa ẹni tó bá ṣe kíni ẹni tí ó bá ṣe yèméjì nípa ìjẹ́kèfèrí irú ẹni báyìí wọ́n ni qala fa innahu ma'lumun min ad-din bil-idtirar torí pé ìtẹ́yìn ó ti mọ̀ nínú ẹ̀sìn ìtẹ́yìn ó ti mọ̀ ní dandan dandan nínú ẹ̀sìn ní tóhun ṣe kíni in tí àwọn takò yìí wa indahum tawamu ukhra àwọn ó tún àwọn rọ́fídà tí wọ́n ń júwe gini tí wọ́n ń júwe Umar àti Abubakar radiyallahu uh, anhuma lọ́nà tó yẹ pé èyàn lè júwe ẹni tó jẹ́ ọ̀táyàn tó ga jù lálẹ́ in bẹ lọ́dọ̀ wọn ìmọ́sẹ̀ gini ìjúwe àwọn sahaba nabi sallallahu alaihi wasallam ìjúwe wọn ìjúwe wọn lẹ́nu lẹ́ni ìjúwe wọn ní subhanallahi al'azim wal'iyadhu billah so ìjúwe wọn ni ó hù ọmọlúwàbí nínú náà ìyẹpẹrẹ wọn ìgbà ẹgbà wá nípa la hawla wala quwwata illa billah wal'iyadhu billah wallahi ó wú láti mọ̀ sọ́rọ̀ àwọn kan yìí àmọ́ fún àwọn tí wọ́n ṣe kíni àwọn tí wọ́n ń gbé wọn lẹ́yìn tí Ah, Sheikh Ubaydo padà dákọ àwọn ọ̀ràn kan nú wọn kán bá fi mọ́ ẹ̀wọ̀n tẹ́ ń gbé lẹ́yìn aburú nǹkan tí wọ́n ń ṣe nìyẹn wallahi ó wú òfin yàn láti mọ́ sọ àwọn kan yìí ó wà nù tíra wọn wallahi wa billahi ìyá àwòrán àwọn ìyàwó annabi pàápàá jùlọ ìyàlá Aisha radiyallahu anha so uh, ìwọ tó wá ń dìfẹ́ndì wọn awari tó sọ lọ́dọ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala wọ́n ni wà ń dáhùn tawammu ukhra wọ́n láwọn àgbákẹ̀mí ó wà lọ́dọ̀ àwọn rọ́fídọ̀ yóò minha nínú àwọn àdánwò tó wà lọ́dọ̀ wọn rọ́mù Aisha ilẹ̀ Aisha radiyallahu anha siddiqah wọ́n ni ummil mu'minin ìyá fáwọn mu'minin siddiqatu bintu siddiq so siddiqa wa ma siddiq radiyallahu anha wa an abiha wa an sa'iri azwaji rasulillahi sallallahu alaihi wasallam kọ́lọ̀ ọba kó yọ́nú sí kọ́yọ́nú sí bàbá rẹ̀ àti gbogbo àwọn ìyàwó òjíṣẹ́ ńlá táwọn rọ́fídọ̀ sọ dìkíni tí wọ́n yàwòrán wọn láwòrán tí èyàn lè ṣe kíni tí èyàn lè kódà ẹni tó bá ń ṣe والعياذ بالله أعوذ بالله من الشيطان الرجيم قبحهم الله سواني وعن سائر الصحابة من الرجال والنساء أتعوى يقولنا ننوى صحابة لكم يأتلوبين رضي الله عنهم أجمعين واني رميها بالبهت وفسوا أقبري أبي وفسوا إراء إراء بانسا tó yìí sí pé nǹkan ìtàfi tún sí náà ni wọ́n fẹ́sùn kan Aisha wọ́n ni wa annaha laysat bari'a wọ́n ni kò bọ́ kò nínú nǹkan tọ́lọ̀ ọba bọ́ kún bẹ̀ wọ́n pè Kùránì nírọ́ nìyàn oye so wọ́n pè Kùránì nírọ́ wọ́n ni wala yazalu kubara'u minhum fi mahafili yasifunaha bi annaha a dhatul fahisha wa min shatahatihim wa dalalatihim wọ́n ni wala yazalu kubara'u minhum fi mahafili wọ́n ni àwọn tí wọ́n jẹ́ ògbóǹtarìgì nínú àwọn wọ́n ma àwọn tí wọ́n wà ma wà kí lè yíò mọ́ sọ èyí mọ́ sọ àwọn ọ̀rọ̀ dáadáa táwọn bá wà ń bẹ̀ in táwọn mọ́ ń sọ ni pé yẹ̀sìfúnà ha bí anna ha za tulfahisha wọ́n mọ̀ ròyìn Aisha pé ẹni tó ní kíni ẹni tó ní àwọn ìwà agbèrè lọ́wọ́ ni radiyallahu wa min shatahatihim nínú àwọn rédèrèdè àwọn rọ́fídọ̀ yìí wa dalalatihim àti àwọn àánú wọn annahum yaqulun òun ni pé wọ́n sọ pé an bi hanna hadha al-qur'ana muharraf ẹgbẹ́ qur'an tó wà lọ́dọ̀ ti wà yóò ó change so qur'an tí a wà lọ́dọ̀ ti wà change so àwọn ní qur'an mi àwọn rọ́fídọ̀ ní qur'an mi ó ẹwà burú tí Muhammad al-imam tó dá sílẹ̀ nínú Islam alákùnrin Yemeni ó sì fi ìjẹ́ ọmọkéhù Sheikh Muqbil ó sì fi dán nǹkan tí Sheikh Muqbil ò ní dánwò láyéláyé tí wọn ò gbàgbé sọ́ọ̀sí wọn láàrin ọpọlọ báyìí ó sì fi ó sì fi ṣe kí ìjẹ́ ipò a ìmójútó àwọn ọmọ ilékéwú Sheikh Muqbil ó sì fi kíni ó sì fi sọ àwọn ọ̀rọ̀ tó pé kí wọ́n gbé ìbọn lé Sheikh Muqbil lórí báyìí nínú táà mọ̀mọ́ wọn Ọlọ́run bá ló nímọ̀ nípa wọn jùlọ wala nuzaki ala Allahi ahad Sheikh Muqbil ò ní sí láyéláyé kánmọ̀ rí ah, àwọ ó sì dán wò lẹ́ni pé lórí pé ìtòhun ṣe dà Wallahu al-musta'an so àwọn tí ìran kanú àwọn ìrántí ìlọ́wọ́ àdákòtù ìran kanáà ni so nínú àwọn ìrántí Muhammadu Imam tó bá ṣe àwàsíkọ ni so wani annahum yaquluna bi anna hadha al muharraf ní pé Kùránì tẹ́ rí wọ́n ti change ẹ̀ àwọn sì ní Kùránì wọn Kùránì wọn wọ́n lọ kó kíyàn kó jágbàjàgbà papọ̀ wọ́n ní fahum yata'amaluna ma'ahu mu'aqqatan wọ́n ní Kùránì tí ó a tí kílùkọ rẹ̀ tí ó wà láàrin wáyé àwọn kan lò wọ́n kan náà so wọ́n kàn lò náà for now ni so wọ́n lò náà hatta yakhruja mahdiyuhum títí tí mahdi wọ́n fi jáde mahdi lọ́dọ̀ àwọn rọ́fídọ̀ ó yàtọ̀ sí al-mahdi lọ́dọ̀ àwọn súnnà o ìran mẹ́ta àbí mẹ́rin làwọn èèyàn pín sí nípa al-mahdi alákọ̀ọ́kọ́ àwọn súnnà tó fi rinlẹ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn bídá tí wọ́n fi rinlẹ̀ sùgẹ́bí bashar al-awwad so àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n ń kílèmù ma hadithi tí wọ́n sí kíni tí wọ́n fi à pé mahdi ń bẹ tí wọ́n fi rinlẹ̀ ẹlẹ́kẹta làwọn rọ́fídọ̀ pé àwọn náà fi mahdi rinlẹ̀ o but ọ̀tọ̀ ni mahdi táwọn fi rinlẹ̀ ẹ mọ́ bọ́ lẹ́nu sheikh rabi so Kùránì ta bàbàrà ọ̀rọ̀ Ọlọ́run ọba yìí àwọn tún ní mi ní kọ́rọ̀ wọ́n wá ń lò hatta yakhruja mahdiyuhum títí mahdi wọ́n fi yọjú sí wọn alladhi ya'taqiduna èyí tí wọ́n láti sọ́kàn pé annahu dakhala sirdabi samirra ní pé mahdi ní pé mahdi ó wọ kíni ó wọ sirdabu samirra kíni wọ́n gbà lérò pẹ̀lú ilé so yí tán gbà lérò pẹ̀lú ilé yìí ni pé ọ̀rọ̀ àwọn Rāfidah Mahdi lọ́dọ̀ wọn ó ti kọ́kọ́ sẹ̀mírí òjò kan ó kàn bínú ni ó kàn wọnú kòtò lọ ni sirdabu ni tunnel na ń pè ní sirdabu ó kàn ó kàn sí kíni ó kàn bínú lọ báyìí ó kàn sí kíni ó kàn wọnú kòtò lọ ni ó wọnú kòtò lọ báyìí dé kò wá sí kíni kò wá jáde mọ́ yóò wá padà jáde òun làwọn rọ́fídọ̀ wá ń retí láti jọ́ kó ṣe kí ni kó jáde ìbà míì wọ́n wá ṣe kí ni wọ́n wá gbé ẹbọ àti pèsè wọ́n wá gbé lọ sí ojú ọ̀nà yìí wọ́n mọ̀ wá ní à yà Mahdi ẹlòmí àwọn míì ọmọ sunkún náà pé má bínú sí ìwà àwọn pípù yìí ó ti dàlébù fọ́pọ̀lọ́ ó ti di nǹkan tìjú fún àwọn ọmọ nàbí adam pé àwọn nǹkan tí làákà èyí àwọn nǹkan tó takò làákà àwọn nǹkan àwọn ìwọ̀ òpónú lẹ́mọ̀ sí kíni lẹ́mọ̀ bá lọ́wọ́ wọn so Sheikh Ubaydi tẹ̀síwájú Sheikh Ubaydi ni wọ́n kàn tẹ̀lé Kùránì wà ilé rèfé wọ́n fi ń tàn wá ni hatta yakhruja mahdiyyuhum títí mahdi wọ́n fi wá bá wọn mahdi tí wọ́n sọ pé yóò pa gbogbo àwọn oúnṣú náà oye so ṣe ma wọ́ alladhi ya'taqidunahu annahu dakhala sirdab as-samirra wọ́n ló wọ sirdab tunnel ó wọnú kòtò samirra lọ ìlú kan ní Iran ni wọ́n ni ẹ ma wọ́ Sheikh Ubaydi ni wa hadha sirdab ṣe rí kòtò tí wọ́n sọ rí la Mahdi wọ́n wọ̀ lọ kò lè ṣe kíni kò lè gba èkúté wọ́n ni ó kàn ó bí ọjọ́ kan ó rí bí owó ayé ṣe rí ó kàn bínú wọnú kòtò lọ ní àti gbáyẹ ó kàn wọnú kòtò ìwà ń sẹ̀mí pẹ̀lú èsì pẹ̀lú fánù oye so ìwà ń sẹ̀mí àwọn ṣe à ń bọ́ sìrìdáàbù yẹn o wọ́n bọ́ tọ́nẹ̀lì yẹn o bí a bá lọ sórí YouTube kan tẹ́ sìrìdáàbù sàmì rọ́ ọ̀rọ̀ àwọn shrine tán gbé sáyíká rẹ̀ wọ́n lẹ́fẹ́ yìí kámẹ́rà wọnúwọnú lọ títí ibi tán ló wọ́ àmọ́ wọ́n ní kíni Sheikh Ubay ìtànjẹ́ sí kọ̀ wọ́n ní kíni wọ́n ní wa hadha sirdab la yas'u fa'ran kòtò tí wọ́n ní Mahdi tí wọ́n wọ̀ yìí kò lè ṣe kíni kò lè gba èkúté kama ah wọ́n tún láwọn bàwá ayékù mí o tí wọ́n bá kó sọ́rọ̀ àwọn rọ́fídọ̀ ìjẹ́kẹfẹ̀ẹ́rí wọn èyàn lè ká lọ́nà 75 ẹgbẹ́ anábi sallallahu alaihi pé al'umma òkun sí kíni 73 kèfèrí àwọn rọ́fídọ̀ ẹ lè ká sí 73 ẹ lè káwọ 73 ẹ ma ká ẹ̀ ní kàtán ìyàwó annabi ni ti Aisha ní pàtó ni ti Umaru ni ti Uthmanu ni ó pọ̀ tí ìbọ́ kíní ni ó pọ̀ ó pọ̀ sámú so ètò ṣe pé wọn ò sí nínú ìjọ islam ni ọ wọ́n ni kama zakarahu ba'dul mu'allifin wa lahum bawa'iqu ukhra bal nukila anhum min kutubihim yálà wọ́n gbà wá nínú tírà wọn àtọ́ànù fi rasulillahi sallallahu alaihi wasallam ìbẹnu àtẹ́lù òjíṣẹ́ Ọlọ́run ọba gan bẹ́ẹ̀ ni àwọn Ubaydiyun tán wà ní Misra nígbàkẹ́ tí wọ́n pa àwọn àwọn afá malikiya abubakiri ní nabulisi so àtàwọn ilomina so àwọn ọ̀bẹ̀dì yúni wọ́n ma ń ṣépè fà nábi gan wọ́n sì kọ́ kí ni wọ́n sì kọ àwọn nǹkan sínú pépà báyìí wọ́n sì máa fi kọ àwọn min kutubihim yálà wọ́n gbà wá lẹ́nu àwọn tíra wọn àtọ́n fi rasulillahi sallallahu alaihi wasallam ìmá bẹ̀lú àtẹ́lù òjíṣẹ́ anábi sallallahu alaihi wasallam wọ́n ni ìzkánà ya àti Aisha wa Hafsa wọ́n tún wọ́n máa ń bẹ̀rẹ̀ àtẹ́lù annabi sallallahu alaihi wasallam wọ́n tún tàbá ìrìdò annabi wọ́n tún jíwẹ́ annabi wọ́n tún láwọn ọwá òpónú kathiratan jiddan àwọn sí àmọ́ ń bọ́ ẹsí o àwọn sí à ń bá ẹsí sùn eléyìí akílọ̀kọ̀lẹ̀ mawthuk nítorí kíni nítorí akílọ̀kọ̀lẹ̀ ìkọjáàlà lára àwọn alul bayti náà ni wọ́n ni walahum hamaqatun ukhra كثيرة جدا طبعا صا عليه صوتا ولهذا قال الشيخان وني ديني يتي أبو زرعة أبو حاتم تساقوي كني الرافضة رفضوا الإسلام الرافضة وانتي وانتي ريجكت إسلام تكبه أي ارتدوا ìtumọ̀ ní pé wọ́n ti dágbére fún Islam lẹ́yìn gbogbo nǹkan tá wá sọ yìí lẹ́yìn gbogbo nǹkan tá wá sọ ń pa àwọn rọ́fìdọ̀ yìí ẹ wá nǹkan tí Sheikh Ubaydi sọ Sheikh Ubaydi ní wá ní wala yazalul kò wáyé kò gbòló ni o ba'dul mutarabbi'ina ala ala marakisi da'wa àwọn tí wọ́n jẹ gaba láwọn àyè da'wa fi ba'dil aqtaril mujawira láwọn ìlú tó súnmọ́ Saudi tí Sheikh Ubaydi sọ́rọ̀ ngbà yẹn yaqul tó ń sọ pé kíni la nukaffiru rọ́fìdọ̀ ó ń wọ́n ni wa akharu yaqul ìmí sọ pé man sabba sahabata kullahum la nukaffiruhu ẹwọ̀n kẹ́ o nínú àwọn tí wọ́n fi ń tì sí súnnà ni o Sheikh Ubedi ń sọ pé ẹwọ̀n kẹ́ o àwọn ẹlòmí tí wọ́n jẹ gàba lórí àwọn ayé dáwà tán súnmọ́ illa idha qasada ta'na fi din a ní pé ní kéfèrí àyàfìgbà tó bá ṣe kí ni tó bá gbà lérò láti tẹ́mbẹ̀lẹ́sìn àyàfìgbà tó bá gbà lérò láti ṣe kí ni láti bẹnu àtẹ́lù ẹ̀sìn ẹ má gbọ́ alaysa hadha min at-ta'ni fi din ya miskin ṣẹ́kùnmẹ́ haza mughaffal òpònú yìí haza majnun ẹ̀rí wèrè rí àwọn ọ̀rọ̀ Sheikh Ubaydi níkà fún ayé haza majnunun u'tiya aṣọ wèrè tán fún ní gilele yóò lọ àwọn èèyàn pa wọ́n ni fasara yadribu biha dhata al-yamini wa dhata al-shimal ó wá fi ń lu ọ̀tún ó fi lu òsì la yubali man asaba rajulan aw imra'atan aw shaykhan kabiran wèrè lélẹ́yìí wọ́n ni yadribu ayya shay'in ó kàn fi lù ẹ̀kọ́ eh, tí ẹ̀ bá kógi fún wèrè àyẹ́ ti dáwà alálẹ́ o wọ́n ni yadribu ayya shay'in la yahummuhu al-amr li'annahu majnun sheikh bedi tuntun sọ pé alẹ́lẹ́ ìwèrè níṣẹ́ hadha jahil aláìmọ̀kanalẹ́ ilẹ́lẹ́ wọ́n ni wa adhunnu ẹmọ́ agbọ́ sheikh bedi ni mo sì ń tó wáyé pé àfá rẹ̀ wà láyé ẹwọ ẹwọ ẹwọ àwọn tàà sọ́nà ẹwọ Muhammadu Imam ẹwọ nkẹ́ àwọn èèyàn wọ́n táwọn àfá súnà bá wà láyé wọ́n mọ̀ sí à ah, sheikh sheikh àwọn àfá súnà kú tán gbogbo tán sì ń sọ ẹ́sìn padà lórí ẹ̀ so wọ́n ni ah, mo sí ń rò rahimahullah wípé àfá majununu yìí àfá wèrè yìí laukana hayyan tó bá wà láyé ni ma wallahu hadhirata ghanam kò ní fi sọ ọgbà ẹran dẹ̀pọ̀dẹ̀pọ̀ tí ó filẹ̀ kó ma ba ẹ̀sìn àwọn èèyàn jẹ́ fa kayfa yajlisu mutarabbi'an bó ni ó ṣe wá jòkó ní ìjòkó jẹgaba ala markaz lórí àyíká ya'muru wa yanha so wa yuqarriru sunnah so ní pé yóò máa pàṣẹ yóò sì máa yóò máa kọ̀ fáwọn èèyàn yóò sì máa sọ pé súnà lòun pèpè sí haquhu an yustatab in tó lẹ́tọ̀ sí ni pé kí wọ́n sọ fún pé kó túbá ní ọ̀rọ̀ burúkú tó sọ yìí fa in taba tó bá túbá wa illa duribat unuquhu àjẹ́bẹ̀ wọ́n ṣe kí n ká bẹ́ irú irú rẹ̀ ni inú àwọn tán pèpè sí tán sọ pé wọ́n súnà làwọn nífà so kò ní jọ wá lójú láwùjọ wa tabára àwọn tó bá burú jù báyìí lọ li'annahu khalafa al-kitaba wa sunnata wal ijma' torí pé irú ẹni bẹ́ẹ̀ yapa súnnà àti ó yapa tírà Ọlọ́run Ọba àti súnnà àti ijma' ha wípé àwọn èèyàn pé gbogbo àwọn sàhábà ní kèfèrí ó wá ní à ní pé ń kèfèrí illa idha qasada ta'ana bid-din ìgbà tó bá tó fẹ́ bẹnu àtẹ́lú ẹ̀sìn ah ẹwọ̀rọ̀ burúkú wèrè wèrè ní wèrè lẹ́ni tí sọ́rọ̀ ǹkan now الله المستعان الله المستعان الله أكبر يوجد أحدهم في في الشمال؟ نعم. يبدأ يبدأ آه، الله أكبر وهم ليسوا كلهم يسبون الصحابة لا يبدأ la hawla wala quwwata illa billah alhamdulillah hadha hadha jazaohu ema won kan o wọ́n ní kana one not hol in ya wọn iran oye so huwa min al min ash-shamal aslan Allah al-musta'an so ah wọ́n ní not ló ti wá ẹ ma wò ó wá yóò àmọ́ yìí Iran ọ̀sì ń dó sí Saudi ẹ̀dàkù kí ló táwọn èèyàn ah ah kí ló dé táwọn èèyàn ya olójú méjì báyìí náà ah, kí ló dé kí ló dé táwọn èèyàn ya olójú méjì báyìí náà ẹ mọ̀ lálàsẹ́ Saudi ẹ mọ̀ sí kíní ẹ mọ̀ sẹ́ gbogbo bílé wọn ẹ ní júwe wọn dáadáa ẹ mọ̀ parọ́ fáwọn èèyàn pa wọn àwọn ti sọ Saudi di tíátà ẹ ìjọsìn kìníkà náà ń gbé wá o ẹ kìníkà náà ń gbé ríhá kìníkà ní lọ́bẹ̀ o so gbogbo tó mọ̀ sọ fáwọn ya ni pé à ah, ẹ́ dàjáàlì ti jáde ní Saudi o wọ́n tún ibẹ̀ lẹ́tì máa láwọn fídíò tó mọ̀ sọ pé kí ni tó mọ̀ sọ pé sọ pé ara alu Saudi ni ti jáde ni oye ní kọ̀rọ̀ Saudi kò sí yẹ kó gbò láti máa gba tàbàrò áàtì látọ̀dọ̀ wọn kò yẹ kó gbò láti máa ṣe kíni láti máa jẹ wallahi intelo fi ń jẹ tó fi ń mu tó fi ń bọ́yàwó tó fi ń bọ́ ọmọ àtàrà Saudi ní síngbà àwọn ògbà kọ́bọ̀ kan látàrà Saudi o àtàrà Saudi ní síngbà síbẹ̀síbẹ̀ náà Iran náà ló sì ń defend àwọn èèyàn àwọn èèyàn ya wọ́n ya ọ̀tọ̀ Ọlọ́run Ọba àti munafiki fa wọ́n ya ọ̀tọ̀ Ọlọ́run Ọba àti munafiki fa ẹwùn kẹfà ọ̀rọ̀ ìdífẹ́ndì Saudi láàrin Iran àti Saudi ewúlomú ọ̀rọ̀ ọ̀rọ̀ tó níṣe pẹ̀lú àkídà ni wallahi ọ̀rọ̀ tí yẹn fi ń jọ́sìn fọ́lọ̀ ọba ni pé àwọn Iran alayhim min Allahi ma hakama alayhim mutlaqan bil kufri wọ́n pè wọ́n ní gbogbogbò wọn báyẹn pé kèfèrí ní gbogbo wọn so àwọn aláburú pọ̀ láyé gẹ̀ so àwọn mùnáfìkí olè ọ̀lẹ jàmbá ó ti àpẹẹrẹ pé wallahi ẹlòmí bẹ́ẹ̀ fún létẹ́ bẹ́ẹ̀ fún lówó náà kò ní mọ̀nà náà iná iná iná lè lọ́fẹ́yìn láyò iná ayé òun náà ló fẹ́ yẹn lálẹ́ àti kúfùrù so wọ́n ni wọ́n pọ̀ náà láwùjọ wa wọ́n pọ̀ tí wọ́n ti ń tẹ̀yìn orí rọ́fídọ̀ká láwùjọ wa so wọ́n ni a fahadihi al'adilla wọ́n ni ẹ̀ráwọ̀ ẹ̀yí ẹ̀rí kulluha mutadafira gbogbo ẹ̀ pọ̀ ala wujubi tawqiri sahaba lórí ìjọ́ra yẹn ìbàbàrà wọn sahaba wa taraddi anhum àti yọ́nsí wọn wa tarahumu alaihim àti ma ṣe kíni ma tọrọ ìkẹ́ Ọlọ́run fún wọn thumma hadhihi alqa'ida lẹ́yìn náà qa'ida tí ẹni wá min aina ata biha ibo ló sì mú qaida yiwa fal hukmu ala adh-dhahir in ta ma fi dájọ́ ní nǹkan tó hàn sí wa nǹkan tó hàn sí wa laysa ala ma khafiya min an-niyya kese nǹkan tó pamọ́ nínú àníyàn la ma waki in tó hàn sí wa la ma fi dájọ́ so ti kafara wa sahaba to una wani faman azhara ọ̀rọ̀ àbí nínú sẹ́ uthniya alayhi bihi wọ́n yìn nítorí dáadáa yẹn wa qila hadha sadaqa wọ́n ni eléyìí ṣe kíni eléyìí sọ òdodo hadha shay'un hasanun jamil wọ́n ni a ah, nǹkan tó dáa ni nǹkan tẹ́ ni yìí ṣe kíni nǹkan tí ó ń ṣe nǹkan tó dáa tó rẹwà ni wa man azharo khilafa dhalik wọ́n ni rudda alayhi wọ́n sì rọ́dù fún ma rúdà aléhì ma azharahu wọ́n sì rọ́dù fún nǹkan tó fi hàn min sayyi il aqwali wal af'al nínú àwọn ọ̀rọ̀ tó burú àtàwọn ṣẹ́ tó burú wọ́n sì rọ́dù fún wọ́n ni wà dalilu ala hadha ẹ̀rí lórí فقال anna rajulan ní pé èèyàn kan halafa billati wal uzza ó búra pẹ̀lú láti àti àuzza faqala aw fi halifihi billat ẹni tó ọwá búra nínú búra yíwá sọ pé a billat falyakul kó ya sọ pé la ilaha illallah kó ya repeat gbólóhùn la ilaha kó tún islam wọ kó repeat gbólóhùn la ilaha illallah walam yas'aluhu an niyyati sheikh bẹ́ẹ̀dì ní wọn òbí ń pa níyà rẹ̀ wa qala akharu lin nabiyyi sallallahu alaihi wasallam ẹlùmí sọfà nabi pé ma sha bá bá fẹ́ àti kàtí wọn náà fẹ́ faqala faqala ja'altani lillahi niddan ó ti mú mú lẹ́yìn akẹgbẹ́ pẹ̀lú Ọlọ́run Ọba wọ́n ni walam yas'alhu an niyyatihi Ànábì òbí nípa kíni nípa àníyàn rẹ̀ wọ́n ni a fatafattanu ya ulil ahlami wan nuha ẹ̀yin ọlọ́gbọ́n ẹ̀yin olàákàí àti ọlọ́gbọ́n min tullabil wọ́n ní fa inna kathiran mimma yantasibu ila al-ilmi ammatan ọ̀pọ̀lọpọ̀ àwọn tán fi àwọn tí wọ́n fi àwọn ti sí ìmọ̀ ní gbogbogbò wa sunnati khassatan àbí wọ́n fi àwọn ti sí súnnà ní pàápàá man yu'assisu lin-nasi usulan àwọn tó jẹ́ pé wọ́n fi rinlẹ̀ fáwọn èèyàn àwọn wọ́n ní fa'ariduhu ala shar'i muhammadin sallallahu alaihi wasallam gbogbo àwọn òfin burúkú táwọn èèyàn hun yìí láti fi defend àwọn ọ̀tọ́ ẹ̀sìn ọlọ́run ọba ẹ máa gbé gbogbo ẹ̀ lórí sharia ànábì ni ọ alladhi huwa alkitabu wa sunna sharia tó yẹ pé òun àti sunna wa ala wifqi fahmi salafi salih ẹ máa gbé e lórí àgbọ́yé àwọn sálàfù rere ni ọ wala budda min dammihi lil kitabi wa sunna kò sí tàbí ṣùgbọ́n sálàfù tẹ bá ń gbé lórí àgbọ́yé àwọn sálàfù rere yóò mọ̀ sí kí ni yóò mọ̀ bá kùránà àti súnnà mu àbí yóò mọ̀ wà papọ̀ pẹ̀lú kùránà àti súnnà li'anna siratahum radiyallahu anhum torí pé ìtàn àwọn sálàfù rere kọ́nà ọba kọ́ iná sí wọn tatbiqun amaliyyun ìyà apply ni kí wọ́n lò kán múlò lórí ojúpànà tó sì tó lálàáfíà fala yakhlu min ahwalin salaf so gbogbo nǹkan tẹ́ bá fi wé ìṣesí àwọn salaf so kò ní ṣe gíní kò ní ju mẹ́ta náà lọ gbogbo tẹ́nìkan bá mú wá tó bá ń sọ lọ́rọ̀ tó ń ṣe níṣẹ́ tó ń hun ní òfin ẹ máa fi wé táwọn salaf wà lórí ẹ̀ kò wá ní ju mẹ́ta yìí lọ Sheikh Ubaydi ni imma an yuwafiqaha yálà kó bá nǹkan táwọn salaf wà lórí ẹ̀ kó bá mú fayajibu qabuluhu ọ̀ràn yẹn ni kíyàn ṣe gíní kíyàn gbà aw yukhalifuha àbí kó yapa rẹ̀ fayajibu radduhu ọ̀rọ̀ yẹn ni kíyàn ṣe kíni kíyàn dánú aw yakunu barzakhon àbí kó wà láàrin gugun la najidu fi shar'i muhammadin sallallahu alaihi wasallam ma yukhalifuhu wala ma yuwafiquhu àrọ́rọ̀ tó ta àrin tó takọ àsìrin tó bá mú gẹ́bí àwọn istilahati rédèrèdè alhayiz aljauhar àwọn arad a níbi a wọ́n ní fahadha yutrak ilé èyàn ó gbá èyàn ó filẹ̀ ni ó waqad naqala sheikhul islam ibn taimiyya rahimahullahu ta'ala ibn taimiyya rahimahullahu ta'ala sì sọ pé àwọn ti gbáwá al-ijma'a ìpanupọ̀ ala bú àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam àwọn tá ti júwe síwájú wal khawarij àtàwọn khawarij àìròyìn àwọn khawarij náà bọ̀ wá lẹ́yìn báyìí insha Allah idha faraqul jama'a tama sekin tama ti yapa jama'a wani wal imamul qa'im wani olórí tó ń bẹ olórí ẹni tó jẹ́ olórí ah, huwa alladhi ìdájọ́ yìí lórí wọn wa qad yahulu baynahu wa bayna hadha al-hukmi umurun ní àwọn nǹkan mí sí lè ṣe kíni ó lè kọdí láti lè má rí kíni láti lè má rí ìdájọ́ yìí so àwọn nǹkan mí lè kọdí láti lè má rí ìdájọ́ yìí lò wọ́n ni lakin idha habba li qitali ar ṣùgbọ́n tó lórí bá ti rẹ́dì láti lọ jà àwọn rọ́fídọ̀ lógun tó lórí bá rẹ́dì láti ṣe kíni láti jà àwọn rọ́fídọ̀ lógun awil khawarij àbáwọn khawarij kunna ma'ahu awa pẹ̀lú rẹ̀ so awa pẹ̀lú rẹ̀ wani wa ayyadnahu asina se bil aqwal pẹ̀lú ọ̀rọ̀ wal af'al àti pẹ̀lú iṣẹ́ wa

gẹ́gẹ́ bí àwọn zẹ́zẹ̀kí sàwọn zẹ́zẹ̀kí àtàwọn ọmọlẹ́yìn wọn tó wà ní Kaduna oye tí ó ipé lẹ́yìn ìrun báyìí nígbà mí zẹ́zẹ̀kí o mọ̀ wọn ìpele Umar àti Abubakar aláyé ah bóò ni o bá ṣe dáa tó káwọn ìjọba mọ́ ti kánmọ́ release láyéláyé kò bá ti kó ráre kó sánkú sẹ́wọ̀n yẹn kó lálàsí so kíra káwọn kòkòrò jẹ kó jẹ́ kú síbẹ̀ wọ́n ni wa yata'ayyanu dhalika alayna wọ́n ni ọ̀rọ̀ yẹn ni rẹ fún wa a in talaba dhalika minna tí olórí bá sí kíni tó bá béèrè eléyìí látọwọ́ wa so naam so kò jẹ́ bó sí jẹ́ a nípa àlàyé nípa àwọn Rāfidah ننو عقيدة الرزيين هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم